الحمد لله والصلاة والسلام على عشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إليتي أتنشي على tún ṣe àlàyé ní àárọ̀ gẹ́gẹ́ bí ìrántí òun náà ni ká tún rárá létí kí kí náà ń pè ní ẹbọ ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba ní èyí tó jẹ́ al-akbaru gangani èyí tó tóbi àti èyí tó jẹ́ òkè ashirkul akbar ẹbọ èyí tó tóbi wa anwa'uhu àti àwọn onírànìyàn tí ẹ̀ lè gbà kó sí so àkọ́kọ́ ni pé kí náà ghayri Allahi in ta ń pè ní ashirikul akbar oníkíyàn gbé ìjọsìn kan nínú àwọn ìjọsìn tó jẹ́ ìpí ọlọ́ọ̀bá nìkan ló lẹ́tọ̀ sí kí wá gbé fún ẹlùmín lẹ́yìn Allah subhanahu wa ta'ala kadu'a gẹ́gẹ́ bí ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ Ọlọ́run nìkan ló gbé fún ó pọ̀ báyẹn so wọ́n a ma ń tẹnumọ́ ipé wọ́n ma ń sábà mú àdúà wa àdúà àdúà àdúà because ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ma ń tètè kó sẹ́bọ̀ ìdídẹ̀ ni wípé bí àwọn mànẹ́bí Adam bá ṣe rí ni wípé Ọlọ́run bá dá wa lẹ́ni tí ó ma ní bùkátà sí nǹkan nígbà tí Ọlọ́run bá dá wa sáyé ìhòhò láwá kódà so Bashar Al-Aini yẹn a ma ní bùkátà sí okay mo fẹ́ ṣe lè mo fẹ́ ṣe lè mo fẹ́ lè mo fẹ́ lè so ó easy láti tètè ó kíà ah, ọ̀nà ó mọ́sílẹ̀ tètè rí ah ta ló lè fún mi kí ni ẹjá pẹ̀ fún mi so ló jẹ́ kí àwọn èèyàn mọ́ ń kó sí ẹbọ so àwọn èèyàn nítorí ẹlòmí ò nílé wá lè ní sùúrù ma ń pè àwọn Ọlọ́run nìkan náà là ń pè láti jọ yìí kí ní yóò ma ìtì bọ́ sífà sáà ah, ní padà fi nǹkan mí òkun báyìí rákà tó fẹ́lẹ́ náà kún kó mọ̀ ẹran tí ẹ títí ẹ ń pẹ́ jù kí lè náà tó máa ràn lọ́wọ́ kí lè náà máa wá díẹ̀ díẹ̀ èyàn kí ń ṣe báyẹn so ẹbọ ni so wọ́n lọ́lọ́fin sọ́nà Qur'an ni pé wala tad'u min dunillahi ma la yanfa'uk wala yadurruk fa in fa'alta fa

wọ́n ti wà ní ilé ayé mi wọ́n ti wà in another world tó yàtọ̀ sí tiwa ilé ayé tó ṣe pé bó débẹ̀ ó lè gbọ́yé kò lè yíọ èyí tọ́lọ̀ bá ti sọ fún wa díẹ̀ tọ́lọ̀ fún wa ní mọ̀ parẹ̀ díẹ̀ ní kalawa lè gbọ́yé ọlọ́dẹ̀ ibi sọ ní Kùránì pé wa ma utitum minal ilmi ni iṣẹ́ rẹ̀yìn èèyàn in tí tó bá kí bíyá ó ní 15 years ní ọ́ ibo ló wà 20 years ago 20 years ago where were you ó nílé dán wà láì ó kà mọ̀ wò báyìí náà 20 years ọlọ́n sí mọ̀ pé báyìí báyìí ni gbogbo gẹ́ṣẹ́rí ìwọ sì lè ṣàlàyé pé bó nìkan ṣe rí 20 years ago bó mo ṣe wà gẹ́gẹ́ náà ó lè mà nígbà tó yá ọlọ́run wá dá ọ látara ìsí ọlọ́run wá fi ọ sínú ìyá rẹ̀ tó lóṣù mélòó kan bẹ́ẹ̀ orí pò mọ̀ kẹ́kẹ́ báyìí sọ ìpọ́lọ̀dọ̀ ni ọ orípálá ìmọ̀kaníọ́ ló jẹ́ kí a gbúdọ̀ submit fún tọ́lọ́ àti àtàkàbí bá ti sọ sallallahu alaihi wasallam because Ọlọ́run ló dá wa lẹ́yìn ìgbà ìwọ́wá ìṣẹ̀wà bí ọ sáyé ó wá ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá padà yá tó bá sì wà láyé ó padà dógbó kò sí bó ifẹ́ ṣe ó darúgbó jọ kan tó bá sì wà láyé ó wà láyé ó darúgbó bó pẹ́jù láyé wọ́n lè padà tó máa ó tún ti bọ́ sánàdá stage ní stage kan inú ya rẹ̀ stage kan láàánú lọ́wọ́ stage mi ló tó wá lọ sí mẹ́ gẹ́gẹ́ bó ṣe mọ́ bí reality ayé ṣe rí nígbà tó wà nínú ya rẹ̀ ohun kébì kan àtàtún pè láyé owó tó láyé nígbà tó débẹ̀ ló tó mọ̀ pé ẹ́ẹ̀ bó bá ṣe ń dàgbà síbẹ̀ ló ń ṣe understand sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe mọ́ reality barzakh ọlọ́mọ̀ fi gbogbo ẹ̀pàmọ́ fún wa ni láti lè fi jẹ́ test fún wa ń test ni ta ní wà bẹ̀rù ọlọ́wọ́ ọba ní ti pàápàá nítòdodo tí ó wà ṣe sùúrù láti padà lọ bá ẹ̀san ọlọ́ọ̀bá a tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀rún náà kó tó wà di yawm al-qiyamah ibẹ̀yẹn lóníkálùkù wà mọ̀ bí pé ibo gangan wà wà báyìí forever imma al-janna wa imma an-nar aida kó jẹ́ janna ne àbí kó jẹ́ náà ni wa man zuhziha wa mal hayatu dunya illa mata'ul qalil ẹ gbọ́ tọ́lọ̀ sọ ní Qur'an ni ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá lílà kó nínú náà hé ó kàdà wá wà ní janna wallahi òun gangan ló soríire òun ló soríire ọlọ́wà fi sí lẹ́yìn pé wa mal hayatu dunya ayé tẹ́ wà yìí kílẹ̀ òbí ló jẹ́ náà kò jẹ́ nkẹ́kẹ́ illa mata'ul qalil tí ìgbádùn tí ma ń fàyàn inú rí ọmọ dùn ìka ọmọ ayé dùn aláìkò dùn irọ́ ni kò tí ìbáyìí àbí àbí ìtọ́lọ́wọ́ Allah ní kúrò aljanna kí ló wà láyé sọ́ntọ́ wà fún mi nínú janna uncountable on kò sí ooo lè fi nọ́mbà sí nínú janna kò lóǹkà ṣebélè ló wá ìwọ gbìyànjú kó wọ janna ṣebélè ló wá ìwọ gbìyànjú kó wọ janna so kíyàn dẹ̀ wà bí o sì sákò níbi iná so ìtumọ̀ ọlọ́wà ní pé fa'in fa'alta fa'in fa'alta tó bá lè ṣe bẹ́ẹ̀ tó lọ ṣẹbẹ́ pẹ̀lú ọlọ́run ọba o fa innaka idhan min adh-dhalimin then a sì pé inú àwọn alábòsí ló wà ní ẹ ayé àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba because in tán pé lábòsí ni wad'u shay'i fi ghayri mahallihi gẹ́bà òyìnbó sí wọ́n ṣàlàyé kí yẹn gbé nǹkan síbi tí kèkè ń ṣe ayé rẹ̀ ibi ilé náà ń so tó bá gbé ìbádà tó yẹ kó gbé fọ́lọ́ ọba tó bá gbé fẹ́lòmíì ó ti ṣe afàn ìyẹn náà ń pè lágbòsí tó tó bá lè gbé ìbádà fẹ́lómi dẹ́yàn náà bá wo ó ti ṣàbòsí nìyẹn ó hmm? ti ṣe kí nìyí àbòsí nìyẹn gẹ́bẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam pé akbarul kaba'ir al-ishraku billah nǹkan tí fi ń jẹ́ ẹbọ tó lágbára jù òun náà ni ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba wa uququl walidayni àti ìmọ̀ ṣe àwọn òbí wa shuhadatu zur àti kí ẹ̀mọ̀ jẹ́rìí èkìí kí ẹmọ jẹ́rì kí ni yìí ẹ̀rí èkí àwọ̀láì kódò sójú mi báyìí ni kò dẹ̀ sójú ẹ̀ àwọ̀láì kí níkan kò dẹ̀ rí bẹ̀ ìmọ̀ jẹ́rì èkí inú kẹtò lágbára ni ìkókò lè wà ní déyìn kí ẹmọ sí àwọn òbí nígbàtí wọ́n bá pààyàn láṣẹ kíyàn ṣe tọ́lọ́ọ̀bá kúrò àti wọ́n pààyàn láṣẹ kíyàn ṣe tó takò tọ́lọ́ọ̀bá àti tàbí ẹ̀sọ̀lọ́sẹ̀lá kí n ṣe bí kíyàn wá mọ́ sí gbọ́ngbọ́n sí wọn lókù ni èyí tó wá lágbára jù so èyí tí a ti kẹ́yìn ni pé wọ́n ni máa huwa a'zamu dhunubi 'inda Allah ẹ̀ṣẹ̀ onífin tóbi jù lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni a'zamu dhunubi 'inda Allahi 'inda Allahi ash-shirkul akbar ẹ̀ṣẹ̀ tí fi ń tóbi jù lọ́dọ̀ Ọlọ́run Ọba òun náà ni ash-shirkul akbar ta'ala 'an ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba tọ́lọ̀ ní pé tí ọlọ́run sọ látorí ahán Lukman ikon sọ fọ́mọ̀ rẹ̀ pé ya bunayya ìwọ ọmọ mi la tushrik billah má ṣe bọ pẹ̀lú ọlọ́run ọba o inna shirka la zulmun adhim nítorí má ṣe bọ o àbùsí tí fi ń lágbára ni wa su'ila rasulullah sallallahu alaihi wasallam ayyu dhanbi akbar wọ́n sì bèèrè lọ́wọ́ annabi bákan قال adabini an tẹ́dọ̀rí wà lillahi niddan wa huwa khalaqaka o ní pé àbí an tẹ́jẹ̀ ala lillahi niddan wa huwa khalaqaka kó mú ẹnìkan gẹ́gẹ́ bí ogógún pẹ̀lú Ọlọ́run Ọba àbí gẹ́gẹ́ bí partner pẹ̀lú Ọlọ́run Ọba nígbà tó ṣe pọ́lọ́ ọba dẹ̀ ló dá o so àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó sọ wá kó níbi ẹbọ èyí tó kéré ń bẹ̀ ni àti èyí tí ó tóbi bẹ̀ so هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله